ẹ̀rí mẹ́rin a wà lọ ọ̀pọ̀ mọ́ ọkọ̀ tí mẹ́sànà àwọn àfá àgbà ìbádò rahmani sí ń jẹ́ Allahu ọjáde mẹ́ arrahman ọjáde mẹ́ inna masala isa inda Allahi ta مثل عيسى عند الله كمثل آدم كنفعه من تراب ثم طال مثل عيسى أفجوا النبي عيسى عند الله lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ara rẹ̀ bìí ẹ̀ndíyà ẹ̀ndà ẹ̀ ó ní tùmọ̀ púpọ̀ mọ̀ká mọ́ tó kò bọ̀rọ̀ ní ودرجات عظمى ناني Kókó ní wìláyà ó bó sí nùbúwà, kò tún wá jẹ́ nùbúwà lásán ó jẹ́ rìsáàlà, annabi ẹ̀yìn sálọ́dọ̀ ọlọ́un Pẹ̀lú annabi Ádámà lọ́dọ̀ ni, bẹ́ẹ̀ ni ò ní ìyá, kún ló gbèrò, bẹ́ẹ̀ àwọn alànàbì ìsá òun níyà ni ọmọ ìmọ̀ ni ọmọ ọmọ ni ọmọ àpé ìyanu ni àpé tí kìtì wo ni náà lọ́sẹ̀ lára nàbì ìsá pẹ̀lú ádámà ìndàlá lọ́dọ̀ ọlọ́run lára gbólóhùn kí ni látara yẹ̀pẹ̀ tí jíísà ọmọ jẹ́ náà ni Mariama ìyá rẹ̀ tún àkàálàlà ọ̀hún ọlọ́run fún ọlọ́run Abdurrahim ọlọ́run ní tí ọ lẹ́lẹ́mì kúkúrú àti gbogbo àwọn tó gbà fún àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ lọ́dọ̀ sí òyíṣà ọlọ́run wọ́n la bàbá sí òyíṣà wọ́n èé pẹ́gbìn èèyàn wọ́n yẹ́ sí ìbínú orí tọ́lọ́mbá ṣe fún yàn ọlọ́mbá fàṣẹ sí ọlá jù báyìí lọ bá sí kásàfí fún ọ bá sí karama fún ọ bá fún ọlẹ́mì gígùn ìṣọ́ ọlọ́run àtàbọ́lọ́mbá dáàbò ọ bá ní ṣàdúrà fún ọkọ́ kárí gbogbo àwọn tó fẹ́ràn rẹ̀ dénúdénú gbogbo ọmọ ẹnìkọ̀ọ̀kan ẹni tó lọ́fíìsì tí ń fi ń sówó ọlọ́run mọ́jẹ̀ ó parẹ́ ẹni tó yẹ pé ń ṣiṣẹ́ ìjọba ni mọ́jẹ̀ ó ṣubú ẹni tí ń sówó kówó rẹ̀ ọmọ alábàárìkà sí ọlá apá àti ẹ̀fókọ ọlọ́run pé ẹ̀yí tẹ́ àwọn kan bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ẹni kan gbà lọ́dọ̀ Ọlọ́run ni èmi ò lè dá nǹkan ṣe fúnra mi ọba ọ̀fọ́lá láwọn ò lè dá nǹkan ṣe fúnra wọn láàmúlíkúrin náà sí dọ́rọ̀ wọn lánàfà àwọn ọ̀nà ìfẹ́ àfàní kan fúnra àwọn bẹ́ẹ̀ lẹ́jẹ̀ ìdíra fún ọ̀lẹ́ Ọlọ́run ayọ̀ ilẹ̀ láàrin gbogbo wa ni ẹ̀dọ́kọ̀ ah. Ọlọ́run ní yọ ilẹ̀ ẹ bèèrè tẹ bá fẹ́ ẹ má jẹjà ẹ má dẹjà ẹ má dẹjà ẹ bèèrè tẹ bá fẹ́ wí gbọ́lọ̀ mẹ́ta pé bismillahi kana bismillahi kana arrahmani yakunu arrahmani yakunu arrahimi kun bismillahi kana bismillahi kana arrahmani yakunu arrahmani Arahimikun. Arahimikun. Ẹkẹ́ tàtàwì tẹ́ bá bẹ́ tẹ́ bá bọ́ ọlọ́run sọ̀rọ̀ tó bá dùn yín dópin. Ẹjí ó dùn yín dópin. Ẹ dákun. Ẹjẹ́ dùn wá dópin. Ee, nákàlí mi bí ọba dùn yàn dópin kà ṣiṣẹ́. Nákàlí mi bẹ́ẹ̀ bí ọba dùn yàn dópin kò ní ṣiṣẹ́. bẹ́ẹ̀ náà lọ. Ọ̀sùn pàtì báwo náà lọ. Ìzì ní ní ń bẹ lórí ẹ̀. Ìyọ̀ndà tó bá yẹ pé ni tó kéwù ni ẹwà kún bá ẹ̀kúnnù mẹ́jẹ̀ ẹjọ́ ẹjí ó pé orogún ara wọn ni wọ́n olólùfẹ́ ara wa ni ẹfi ṣe útúbà rẹ̀ Rahim láti fún gbogbo àwọn ànábì Ọlọ́run pátá. Bismillahir Rahim láti fún gbogbo àwọn ànábì Ọlọ́run pátá. Wọ́n ọ̀sẹ̀sẹ̀ gúnṣẹ́ máa wùlẹ̀ rọ mọ́, wọ́n ọ̀sẹ̀sẹ̀ gúnṣẹ́ kó tó jẹ́, wọ́n ọ̀sẹ̀sẹ̀ jáwé kó tó jẹ́, wọ́n mú nǹkan àláàlí mi kún ká tó wá kó wọ́n fi àrámù kún wọ́n sì sáré wọ́n rí ṣe ọlọ́run tó wá pé bẹ́ẹ̀ ni jáwa náà ráyé wa ṣe láìkọlù ọlọ́run gbogbo ń dára mẹ́ ṣe láyé ní dáadáa ni ojú ọ̀yọ̀dá fún akárí ṣe mọ́sẹ̀sẹ̀ tó á di kèfèrí ká tó ṣe wọ́n sì lé wa dọ́dọ̀ àṣìtánì ká tó ṣe Ibrahim àti wa àti gbogbo àwọn ìjọ rẹ̀ tó pè wá lónìí tí wọ́n sì dá ọlọ́run jẹ́ sàrbárkà tó jọ alẹ́ ọlánàbí ah. lọ́dọ̀ ọlọ́run ah. bismillah ìkáàdà bismillah ìkáàdà ar-rahman yakunu ar-rahman yakunu ar-rahim kun ar-rahim kun èyí tẹ́ mẹ́wé jáde mọ́gbò jáde bá já tán tẹ́ wíwo tẹ́ ní wíṣí tán ẹ̀pì yóò lè ọba lọ́dọ̀ àwọn àti mùsùlùmí yóò sì rí bẹ́ pẹ̀lú ogun ọlọ́run. Allahumma salli wa sallim. Ala sayyidina wa maulana Muhammadin. Salatan wa salaman alayhi wa ala alihi. Adada ma khalaqta wa warazakta wa amanta wa ahayaita ila yawmi tabhasu man afnayta wa sallim tasliman kathira. Fatiha salatul Fatih. Alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وإلى المغضوب عليهم وأبطالين آمين gbọ́lọ̀ méjì náà ni ọ̀rọ̀ tí mo fẹ́ bá ara wa sọ ọ̀kan lọ lórí wípé kí ló kó Rahman ó ṣe ṣe kọ́rọ̀ náà ó wúlò lọ́dọ̀ tó ara àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ ó ṣẹ̀ṣẹ̀ kó wúlò lọ́dọ̀ àwọn ìbádọ̀ ramani fúnra wọn ìfẹ́ òun làá fi sí gbogbo tàbá fẹ́ sí láyé yìí ìfẹ́ làá fi sí lọ́hun kódà ìfẹ́ náà lèyàn tó ń fi ṣẹ lọ́hun lẹ́yìn náà gbogbo mọ́fẹ́ mọ́fẹ́ bọ́lọ̀mbá yọ̀ǹda fún yàgẹ́ bí ọ̀rọ̀ tí ráìdù wá sọ mc mọ́lá sọ́ọ́lì ọ̀rọ̀ sọ̀rẹ́kọ́ albarka rẹ̀ tí a bá lè dàrẹ́kì gbogbo ìfẹ́ rẹ̀ sí nǹkan tọ́lọ́run ọdá púpọ̀. Ìfẹ́ lọ́pàá wà pọ̀ láfi wá bí ẹ̀sìn ló pàá wá pọ̀ tàbí débí má jẹ́ kí Sẹ́tánì ọ̀yà wa ò má jẹ́ kí Sẹ́tánì ọ̀yà wa má jẹ́ kí Sẹ́tánì ọ̀yà wa ṣe Ìfẹ́ ló sọ àwa pẹ̀lú ṣé òyí sápọ̀. Ẹ̀yí tẹ́ jí ọ̀rẹ́ afára yìí mẹ́yìn ní o, àtàrí àbúrò. Ẹ̀yin ọ̀rẹ́ tẹ́jọ dásọ kan náà lẹ́yìn tẹ́jọ dáwà náwó, ẹ̀yìn là bẹ́yà bá lè yọ̀ǹda gbogbo tí ọ̀rẹ́ ní bá ṣe ká mójúkò mẹ́ àdùn bẹ́m̀bẹ̀ púpọ̀ ẹnu ṣòro tí bẹ́m̀bẹ̀ ni pé yọ́ ma dùn ọdí ẹ̀dí ẹ̀ pé ọ̀rẹ́ mi sì ṣe báyìí fún mi a pàdé pẹ̀lú sá láti 2 láti jọ́ náà wá dè ní ọlọ́wọ̀n ọ̀jẹ́ nìkan ìjà kìí wa a méjì àwọn apínfin ọ̀rẹ́ náà sí méjì yọ máa jẹ́ mẹ́rin bí yàn bá ń bọ́ rẹ lọ báyìí wàláhì tí gíga bá débẹ̀ nìkan nínú àwọn méjèèjì bọ́ bá wọlọ́ ni wọ́n ní sọ̀tágbẹ̀yìn ilé ìwé ni o tàbí lè kéwú tàbí bí iṣẹ́ tàbí bí òwò bẹ́ẹ̀ náà lọ́kọ àtaya ẹni ọlọ́run bá kọ́kọ́ bá darí kẹ́ sí pé ìyàwó lọ́kọ́kọ́ àfàìmà lọ́kọ ò ní dọ̀tọ́ ọlọ́run lára ìyàwó ẹ̀ pé ó kọ́kọ́ wá lówó sí mí èmi mo fẹ́ ọ̀ jẹ́nu mi ọka obìnrin mọ́ báyìí bọ́kọ náà bá sì lówó bí ìbá sobìnrin léríire tó rí oróró àwọn ọmọ ẹ̀ àjọ kàwé ni àjọ kéwú ni àjọ kọ́sẹ́ ni lòwó ṣe máa wá yọ fò ọmọ alóra wọ wakọ́ yìí kó àti tí mo fẹ́ láti fúnra wa nù lẹ́yìn ìbádùn rahman ẹ múra lọ́wọ́ ẹ ẹgbẹ́tẹ̀ dálẹ̀ ibi wọ́n ti dálẹ̀ náà nù nígbò wọ́n bẹ̀rẹ̀ la kò la kàbáyì tó wá kárí ayé tí wọ́n tún gúrò lálùkì àmọ́ pàápàá láàrin ọdún mélòó ọdún kèé kógún ọdún àbí wọ́n má gúrò Táàfà mi sì ti dálé kí ó lẹ̀ tẹ́gbẹ́lẹ̀ tó wà lùwà sí ojú rẹ̀ bẹ́ẹ̀ fọ́núlé. Tíjẹ̀ máa rẹ̀ ọ̀pá àdọ́ta. Ibi ìfẹ́ bá wà orí wa ń bẹ o. Ẹ ayé àfi ara wa torí Ọlọ́run. Fífẹ́ bá bá dùn pọ̀ àdáná. Àdáná. Bẹ́bí bá dùnkú pọ̀ adìran. Adìran! Bíran bá pọ̀ kò ní parẹ́. Má jẹ́ kí Sétánì ọya wa, má jẹ́ kí ọya wa. Má jẹ́ kí ọya wa. Má jẹ́ kí من يتخذ من دون الله أندادا ليدل عن سبيل الله ويتخذها هزوا ومن الناس من يتخذ من دون الله أندادا ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد بل لله والذين آمنوا والذين آمنوا أشد بل لله الله أنه ومن الناس إن بلنا وإيا ومن الناس ما يتخذ من دون الله آدادان إن بلنا وإيا tí ó mú nǹkan mí lọ́rẹ̀ eléyìn ọlọ́run pẹ bá dọ́dọ̀ àwọn mí tí ìṣẹ́tọ̀lọ́run bí ti ìsìláàmù báyìí wọ́n a sọ̀rẹ́ àwo ẹnìkan ò ní mọ̀ tí wọ́n ń ń bẹ̀ wọ́n a sọ̀rẹ́ mùlẹ̀ ẹnìkan ò ní mọ̀ tí wọ́n ń ń bẹ̀ wọ́n a sọ̀rẹ́ ìbàjẹ́ tẹ́nìkan ò ní mọ̀ tí wọ́n ń ń bẹ̀ Wọ́n wá nífẹ̀ẹ́ ara wọn nífẹ̀ẹ́ tó lé ìfẹ́ tó yẹ kí wọ́n ní sọ́lọ́run, kí wọ́n ní bí ilé kéwú, kí wọ́n ní bí záwíà, kí wọ́n ní bí ẹgbẹ́ ẹ̀sìn, kí wọ́n ní bí àwùjọ ìsìláàmù, wọ́n ìfẹ́ ohun tó yẹ kí wọ́n ní mi wọ́n wá ní ní mẹ́ wọ́n wá lọ ní bí ti tẹ̀tánì, ìfẹ́ wọn wà lè ju tọ́lọ́run lọ. Wọ́lẹ́dìnà àmàrà aṣàdùn bá lẹ́lẹ́. Àmá àwọn tó bá fẹ́ ti tọ́lọ́run bẹ́ ti dẹ́gbẹ̀ ìbádùn aṣádọ́ ó bá lè láà gbogbo òfẹ́ wọn wá lè kankankan tó jọ ọ̀nà tọ́lọ̀ ẹ̀yẹ́ wo ìfẹ́ tí àwọn nẹ́sílá ti fi ń tẹ̀lera wọn èyí wọn àpọ̀jù tí wọ́n sára wọn láti jọ ìní ẹ̀yìn ìgbádùra mẹ́rin ní bá rí o tí àwọn nẹ́sílá ti ọ̀sẹ́ra wọn àrí wọn fi kọ yunifásitì táwọn nẹ́sílá ti ọ̀sẹ́ra wọn tí wọ́n fi ń sàtìyọrí wọn ọdún mélòó náà ìgbà mélòó náà أشد هبا هبا لله هبا لله ìfẹ́ ẹkùn mọ́ fẹ́ ṣe tọ́lọ́run àlọ́ nẹ́sìfàtì àlọ́ nẹ́sìfàtì gbogbo àti mẹ́mẹ́ ọlọ́pọlọ ni wọ́n tẹ́rí wọ́n pé bóódì tó yẹ kí wọ́n máa próbù ara wọn lọ́sẹ̀ọ̀sẹ̀ lóṣooṣù ní pé ẹyọ tí a mọ̀ nínú nígbà náà ni ẹgbẹ́ lẹ́bẹ̀rẹ̀ yìí ẹ̀fì kí jáde náà ọlọ́run nípa yín rẹ̀ ẹ mọ́ rí láìfí àfá yín ẹ fẹ́ràn rẹ̀ torí ọlọ́run fẹ́yányán ẹ̀yìn àgbàlagbà ń bẹ́m̀bẹ̀ tí wọ́n fi ń jolóyè wọ́n fi ń jẹ́ kẹ bá tún sé ní tàbá nídìí màrán ẹ mú wá wọ́n bá nídìí owó ẹ̀nà ọlọ́run lẹ́ ná fún kèéso ohun ọlọ́run ó dì fún yín padà àwọn kan tẹ̀sẹ̀ torí ànábì gbogbo ẹni tẹ́ẹ̀sì jọ mẹ́gbẹ́tẹ̀ mẹ́mẹ́tẹ́ ń jẹ́ àfáà tẹwàá mẹ́ ẹmọ́gbẹ̀rẹ̀ ayé lẹ́sẹ̀ ìwẹ̀ láti rírí láti mọ̀ rí láì ní tí tóṣù mélòó ní àwọn ogun mọ́tò ní yóò gùn mọ̀nà ó jìyà kéwù bàbá rẹ̀ sì jìyà kéwù tó sojú gbogbo wa yìí bó bá jẹ́ léwé náà ni kò ní gun mọ́tò bó bá jẹ́ pé òwò náà ni kò ní gun mọ́tò bó bá jẹ́ pé bọ́ọ̀sì ni tẹ́ kò ní gùn kó gùn gbogbo ń tẹ́yìn bá ṣe torí tọ́lọ ẹ̀rí pọ́lọ́wọ́ sàn fún yín والذين آمنوا والذين آمنوا أشد حبا لله ẹjá fẹ́ràn wa ń torí ọlọ́run tó bá jí pà ń gbẹ̀rẹ̀ ẹni lẹ́sẹ̀ àwọn èyí tí wọ́n ni wọ́n ṣe wọ́n já dá mítìnì mí sí lẹ́yìn ẹ̀fà kú bẹ̀rẹ̀ nù bíbínú pọ̀pọ̀ Adọ̀ta. Adọ̀ta. Bọ́ta bá pọ̀ púpọ̀ adọ̀tẹ̀. Adọ̀tẹ̀. Bọ́tẹ̀ bá pọ̀ adèwé. Adèwé. Béwé bá pọ̀ adìjà. Adìjà. Bíjà bá pọ̀ adógún. Adógún. Ogun bá pọ̀ abíparẹ́. Abíparẹ́. Má jẹ́ kí wa. Má jẹ́ kí ní àyà wa. Ẹlẹ́kùn bọ́rẹ̀ bá bẹ̀rẹ̀ báyìí ta bẹ̀rẹ̀ ẹgbẹ́ báyìí. Ọ̀ ẹnìkan náà lọ́wọ́ ọ̀sà fàyọ. Ẹ ẹnìkan lọ́wọ́ fàyọ. Ẹni Ọlọ́run bá fàyọ nù yín, ẹ rẹ̀. Ibi tọ́ rẹ̀ ti pín méjì, ọ̀rọ̀ ọ̀rẹ́ kan máa bẹ tí bá bẹ̀rẹ̀ ọ̀rẹ́, àtàfà iṣẹ́ àkàtà ò kò síṣẹ́ ni dùnú fún wa àfà àánú wà lì àwọn tó ti kú ń bẹ́nu ọlọ́mọ́sà àfẹ́ gáfàrà fún wọn ẹnìkan ọba wa jòkó pé ẹjá parí ìjà yìí a ti sẹ́ra wa a ti mójú kó ń bẹ́ ọlọ́run wa ń dára dùnú fẹ́nìkọ̀ọ̀kan wa tàbá ti rí ni ọdún tó lọ ra mọ́tò nísìn ò mọ́ o ń lo eré wa nù bí wọ́n ti lóra àwọn èèyàn kò jù báwọn lọ kò lóra àwọn rẹ ti rí nù bí ti mọ́ nì bó kó mẹ́rin kò tún pé orí ọ̀rẹ́ tí ò ní mọ́ tí ó lọ ìpín kan nù ọ̀rẹ́ jẹ́ méjì ọ̀tá náà wá pín méjì ọ̀tá tí ń bá ọ́sọ̀ tátọ́ wá tún kọ́ lítọ̀ ń jáde lé kí ó tọ́ ń jáde léèwé lọ sáwà pé ẹgbọ́ ọkùnrin ọlọ́run lọ́kádàrà rẹ̀ bẹ́ẹ̀ mi ọba sọ̀tá mọ́ kí ń dá ni o ah, èmi ìjà sálámà lékùn ńdọ́ ọba jẹ́ ọ̀tátọ́dọ̀ nù èyí wọ́n kejì ní òpin ah, èyí láti ẹ̀ ń bínú tẹ́lẹ̀ mọ́tò lọ́ra tún gbọ́pọ̀ ra lè orí èmi ò tiẹ̀ ní kí mọ́ Fájálì kí a máa ní kíra wa. Ẹ̀yin ìbádù Rahman, ọlọ́run ti pọn yín lélé nì. Ẹ̀yin kúrò ń kó yín jáde. Ẹ ti dé èèyàn gidi lé yín tẹ́lẹ̀. Ẹ ti kíṣẹ́ ń gbọ́ alága àbí bàbá olóyè. Ẹ̀yin ni ń bá wí o. Ẹ mójú tẹ́gbẹ́ yìí. Ẹ mójú tẹ́gbẹ́ yìí. Ẹ ṣe nítorí ọlọ́run. Gbogbo tí ẹ bá ẹ̀yin ẹsẹ̀ tí ń fọ́lọ́run ẹmọ wọlọ́run níran kọ́mpìnì ìdáyìn náà bá dálẹ̀ ọlọ́run níjọ parẹ́ kọ́mpìnì tọ́lọ́run ni àfá Ibrahim dálẹ̀ yìí ẹ bá mójútó àwọn kan ló dúó pẹ̀lú sí Adam tí marikasi fi dúó àwọn kan ló dúó pẹ̀lú sí Kamal tí àdàbíyà fi dúó ẹnìkan ò lè dá nǹkan sí láyé àjẹjẹ́ láyé ọwọ́ kan ò gbé igbádórí ìníjọ́rọ̀ ogun jù bẹ́ẹ̀ lọ ọlọ́run fàlùbáríkà sí jòkó ta jòkó ájá Ibrahim ọdọwọ́ rẹ̀ sùúrù dọwọ́ rẹ̀ àbọ̀m̀bí yìí àmọ́ ò ní bínú jájàjá kan díẹ̀ torí ò ní sáà ìbá kankan ní lórí títẹ́ wù bá bínú àmọ́ ọ́ sílẹ̀ ìrìnàwẹ́kọ́ aláàlìsì ni ọ́ ọwà dọwọ́ rẹ̀ wọ́n ni fàbí àmàtí ọlọ́run ọlọ́run fi ní kọ ọ̀rọ̀ débi ọ̀rọ̀ dé yìí

nǹkan mẹ́ta ní jò ogun ayé ẹ̀yẹ èèyàn mí kẹ máa gbọ́ nǹkan mẹ́ta ní jò ogun ayé ẹ̀yẹ èèyàn mí kẹ máa gbọ́ Sùúrù ní jogún ayé, ìwà rẹ̀ ní jogún ayé. Jogún ayé èèyàn ní kẹ máa gbọ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ rẹ̀, pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ rẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ rẹ̀, pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ rẹ̀.

wọ́n sì mọ̀ wọ́n lè yẹ̀ láyé lọ́run ẹni ọlọ́run ni bàbá ó débi tó fẹ́ pẹ̀lú ògùn ọlọ́run mm. wọ́n lànà kó bí ọ̀nà bàbá wọ́n sọ Ibrahim bani wa Yaqub eh, eh, <laughs> Ojú nǹkan kó ẹ̀tẹ̀ sùúrù, ìmọ̀kúmò yìí pọ̀, ìzàkúzà ẹlòmí ò ní kọ́ ní tí èkó láyé o, bó mú nǹkan jù bẹ́ẹ̀ ò ní pọ̀ kankan tí èkó mẹ́, tí ọba ti sínú kádà rẹ̀ kọ́kọ́. Ẹlòmí ò ní Níjẹ́ àdámà ní kígbe fún wa, táwọn tó bí kíẹ̀ táwọn tó bí wa kígbe ní pé ẹjọ́ kó jẹ́ ìpín ọlọ́run ní kọjá kó wa wà. Ìpín ọlọ́run ní kọjá kó wa wà. Ẹ ń gbàdùkú, iṣẹ́ pọ̀ táàṣe, Subhana Rabbika, Rabbil Izzati Amma Yasifun, wa Salamun ala al-Mursalin, Ìmọ̀ tí ẹ máa tó ló wà ní ẹ̀rí mọ̀. Ọlá tó ẹ̀mí tó lò wà ní ẹ̀rọ lọ. Ní parẹ́ lórí ẹ̀yí nìkan. Àwọn ọmọ tẹ́ àwọn ọmọdébí àjòrẹ́ lọ. Àṣẹ ìbòdà ọ̀dà. Alọ́bà alá. Fàárí lálẹ́ gbogbo ayé ní. Fàárí lálẹ́ jẹ́ pápá Yorùbá. Ọmọ olúwa yóò fi tọ́tọ́ yìí. Àpáàdà sáré dáàbọ̀ ní ìbá. Àpáàdà sáré dáàbọ̀ ní ìbá. Àpáàdà sáré dáàbọ̀ ní ìbá. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم عزيز عليكم بالمؤمنين الرؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العزيز بسم الله الرحمن الرحيم إلى لقريب إلى نزول لك الشتاء والصيف فليقرب هذا البيت الذي أطعمه من جوع وأمنه من حول المساج يوري Dame la bandera, Tommy, que va. Te doy, rey, علينا Allah àyà.